إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أرجو الله سبحانه وتعالى أسترى عليكم كيات جرابة فالنبوة محمد صلى الله عليه وسلم آه، إيتات ما بره أوناني أوانكتوني سيبلو انتياتين سلايفا nípa àwọn shubuhat àwọn ìrújú tí wọ́n kó wá láti fi dànù ní pé jarhu ìbẹnu àtẹ́lù táwọn olùmọ̀ àwọn olùmọ̀ déédé àwọn olùmọ̀ òdodo tí wọ́n bẹnu àtẹ́lù ẹnìkan ní pé irú ìbẹnu àtẹ́lù bẹ́ẹ̀ a lè ṣe ní dada fáwọn èèyàn ní pé kí wọ́n gbà ní pé ìsìnmá ṣe ní dada fáwọn èèyàn ni pé nínú nǹkan tí yóò dá wàhálà lẹ̀ ni àti pé kìí ṣe gbogbo ìgbà ni èyàn máa ń ṣe bẹ́ẹ̀ àti pé ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní wéètì àti pé in tí ó bá ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní kọbúl àti pé eh, tó bá yí pé èyàn fẹ́ máa ṣe ìlìzáàmù yẹn lọ ni ọgbà àwọn tí wọ́n bá ti gba ìlìzáàmù yẹn náà ló yẹ kí èyàn bá dáa nítorí ìrìnà ó yẹ kí èyàn bá dáa

àwọn mumayyi'un àbí ọjà àwọn oníbídá nítorí náà kí a lọ mọ̀ gẹ́bí a ti ti sọ fún àwọn tẹ́lẹ̀ ni pé olùmọ̀ ó lè sọ nǹkan kan tó sì pé yóò sì ní àwíjàre kan ṣùgbọ́n lómi tó bá sọ orún kẹrẹ èyàn ní fínú ẹni bẹ́ẹ̀ láwíjàre lórí irú tó sọ so a kààrọ̀ fún wa látọ̀dọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah nípa ilé àti àwọn olùmọ̀ mìíràn àti àlàyé àwọn afá súnnà lórí irú nǹkan báyìí kíkàn sí pé kí a kàn máa sàlàyé rẹ̀ bó ṣe wùyàn àbí kí a máa sàlàyé rẹ̀ pẹ̀lú fẹ́nu kásìlọ́mọ́ ní pé tí àwọn afá tí wọ́n bá pínyà nípa pé sí ni pé a mú ilé àtẹ̀lẹ́ ní yìí àbí tákànsẹ̀ ni pé ẹni ilé àtẹ̀lẹ́ ara bí kìí ṣe pé àtẹ̀lẹ́ ẹ̀rí gẹ́ bí àwọn olùmọ̀ gẹ́bí wọ́n ti ṣe sàlàyé gẹ́bí àwọn asátìdà wà ní láwùjọ gẹ́bí wọ́n sì ń sọ fún wa kọlọ̀bà subhanahu wa ta'ala kó ṣe ṣe wọ́n lórí حفظه الله تعالى ورعاه àwọn gangan fúnra wọn àwọn gangan fúnra wọn sọ̀rọ̀ yìí inú tí na wọn al-majmu' al-wadih fi raddi manhaji wa usuli falih wani idha ikhtalafa aliman wani ta ulama méjì ta ba sai yapa min ulama al-jarh wa at-ta'dil inú àwọn ulama tí wọ́n lè belu ateluyan bẹ́ẹ̀ sì ni wọ́n lè yiyan aw ghayrihim abawon mina nínú àwọn ulama fi amrin diniyin nínú alamari ẹ̀sìn wọn falhukmu fil qadiyyati lillah ìdájọ́ yẹn níbi alamari yẹn yóò ma jẹ́ pé yóò dá padà lọ sọ́dọ̀ Ọlọ́run bá ní la lil hawa kìí ṣe pé ìfẹ́ ẹnu lè yóò dá padà sí wa ahlihi àbí àwọn onífẹ́ wọ́n sì máa dá ọ̀rọ̀ ẹni tó ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ṣe déédé ó bá mu wọ́n sì máa dánù wàlúwájibù fi ma tó lè fa fi himin amiri dín wani tó pọn dandan níbi gbogbo tó bá ti ṣe ya pẹ́ nínú bí alamari ẹ̀sìn arọ́dù ilallahi wa rasul kí a máa sẹ́rẹ̀ padà lọ́sọ́dọ̀ ọlọ́ọba àti lọ́sọ́dọ̀ òjíṣẹ́ ni qala ta'ala ọlọ́ọba sọ pé fa in tanaza'tum in kuntum tu'minuna billahi wal yawmil akhir tó bá yẹ pé gbàgbọ́ nínú Ọlọ́run Ọba àti ọjọ́ kẹyìn dhalika khayrun ilé ló fi ń dájú lọ wa ahsanu ta'wila ilé ló sì fi ń rẹwàjù ló fi ń dọ́gbàjù ní ìsẹ́rí padà sí wani fayunzor fi qawli al-mutanazi'ain wani yóò wọ̀rọ̀ àwọn méjì tí fafa fi daw'i shari'a pẹ̀lú ìmẹ́lẹ̀ shari'a wa qawa'idiha àti pẹ̀lú àwọn òfin rẹ̀ al-mustamiddati minha tó sì pé àtàrà ṣẹ̀ríà láti mú àwọn òfin yìí wá lal-mufta'ala kíkàn sí pé kíyàn kama sí fam falasa faman wafaqa qawluhu shari'ata Allah ẹni tó bá sí pé ọ̀rọ̀ rẹ̀ ó sì dédé òfin rọ́ọ̀bá wọ́n dá ọ̀rọ̀ rẹ̀ nù ma'a ihtiramihi pẹ̀lú pé irú ẹni bẹ́ a sì àpọ́nlé rẹ̀ wa i'tiqadi annahu mujtahidun àti pé a ní àdìsọ́kàn pé irú ẹni bẹ́ o ẹni tó ṣe ìgbìyànjú ni láti fa ìdájọ́ yọ nínú ẹ̀rí lahu ajrul mujtahid yóò ma ní ẹ̀san mujtahid al-mukhti ẹni tí ma ń tẹ̀lé kò gbọ́dọ̀ dúó sí ipò àwọn onífẹ́ẹnú báwọn onífẹ́ẹnú sí ma ń ṣe kò gbọ́dọ̀ dúó sírú ipò bẹ́ẹ̀ fayaqul yóò ma sọ pé qad ikhtalafa al-ulama àwọn àfá àwọn ti pínyà fala yalzamuni qawlu fulanin wa fulan òpin dandan yóò ma wá fi láàká àwọn èèyàn yóò ma fi ṣeré fa inna mithla hadha wọ́n ní irú àpẹẹrẹ èèyàn báyìí wọ́n ní fa inna mithla hadha alqawl irú ọ̀rọ̀ báyìí yujra'u an-nasa ala raddi al-haqq wọ́n ní àbí yujarri'u an-nasa ala raddi yóò ma jẹ́ káwọn èèyàn ní ọ̀yàyà láti máa ta òdodo dànù wa isqati ahlihi àwọn ẹni tó sì jẹ́ ní òdodo wọ́n ma gé wọn dànù wa sahibul hujja yajibu al-akhdhu bi qawlihi wọ́n ni tó bá lẹ́rí o ó ti dandan ká mọ́ ọ̀rọ̀ rẹ̀ ittiba'an li shar'illah ní ìtẹ̀lé ti shari'a rọ́ọ̀ba wa hujjatihi àti ẹ̀rí rọ́ọ̀ba la li shakhsi dhalik kèsè nítorí alákùnrin àwọn èèyàn lórí òdodo lórí ẹ̀rí ẹ wo báwọn èèyàn sí ń rí àwọn èèyàn lórí pé táwọn àfáà bá ti pínyà ẹwọ́n tí ẹ wo ìyàtọ̀ láàrin méjèèjì àwọn àfáà súnnà ń rí àwọn èèyàn lórí pé ẹ̀rí ni ẹ máa tẹ̀lé kódà ìkẹ́ tó ṣe àwọn ashkhas ẹ má wòye tí sí ara ẹ wòye sí pé kílẹ̀ rí kí ló dé tó fi sọrú nǹkan báyìí kí ló máa dhalika ar-rajul wọ́n ní kìí ṣe nítorí personality ẹni tó sọ ẹ̀ gangan wa sawadu aynayhi kìí sì ṣe kò gbọ́dọ̀ jẹ́ nítorí pé ojú rẹ̀ ó dúdú ojú rẹ̀ rẹwà láfimú ara so in ti Sheikh Rabi' hafidhahullahu ta'ala in tí wọ́n tó sọ ni lẹ́yìn ilé bó ṣe hàn tó nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé ọ̀rọ̀ tán máa ń pàrà ní gbogbo ìgbà ní káwàá rí lónìí káwọn èèyàn máa lórí pé táwọn àfáà bá ti pínyàwó Eh, èyàn olè iṣẹ́ ìlzámù wọn kò sí òdodo olè jẹ́ òdodo olè wà múlìzìmù ma ìtumọ̀ rẹ̀ nìyẹn òdodo olè wà múlìzìmù ma so torí pé ẹni tó òdodo wà lọ́wọ́ rẹ̀ àbí ṣe àwọn méjì náà lòdodo wà lọ́wọ́ wọn ọlápá àti bàdá ilé kò túmọ̀ bẹ́ẹ̀ ṣe bá àwọn èèyàn wà tí wọ́n ṣe àṣìṣe gan níbi àkídà àwọn èèyàn wà tí wọ́n ṣe àṣìṣe níbi àkídà tá sì bàdá àwọn Ibn Khuzaymah حفظه الله رحمه الله تعالى الإمام ابن خزيمة وننو تراما وموانو تراما ننو كتاب التوحيد نبات وانسال حديث السور حديث تنصر àwòrán ọlọ́ọ̀bá tọ́nà bá ń sọ pé inna Allaha khalaqa Adam ala suratihi so Ibn ابن خزيمة نبي yẹn wọ́n sọ pé in tó túmọ̀ ní pé Ọlọ́run ọba dá annabi adama lórí àwòrán annabi adama gangan fúnra rẹ̀ so Ọlọ́run ọba dá annabi adama lórí àwòrán annabi adama gangan fúnra rẹ̀ tí wọ́n bá wo mujarrad ọ̀rọ̀ yìí èyí ó rí pé ó jẹ́ bí fara'u kan nínú fara'u natija àwọn mu'tazila tí wọ́n máa ń ṣe náfíyù pé èyàn gbọ́dọ̀ fi Ọlọ́run bá wé ẹ̀dá àbí àwọn Asha'ira so ṣùgbọ́n Ibn Khuzaymah rahimahullahu ta'ala àwọn sọ ilé kìí ṣe pé láti fi pé láti fi bá àwọn Mu'tazila mu ara bí kìí ṣe pé aslu wọn orí súnnà náà wọn máa lé lórí torí pé lára àwọn gbogbo àwọn nǹkan tó fi ń sẹ̀rí náà ni ah, so a rí pé Ibn Khuzaymah asùlù wọn orí súnnà làwọn máa lé lórí orí súnnà ni wọ́n máa ìpìlẹ̀ wọn lé lórí ṣùgbọ́n torí pé ad-damir wọ́n gbà pé ad-damir ya'udu ila aqrabil mazkur ní pé dọ̀míru ma ń sẹ́rí padà sí in tó súnmọ́ tàà dákọ̀jù ni àbí dí mi àbí nǹkan mi ni wọ́n wòye sí ni wọ́n fi ṣe àṣìṣe yìí táwọn olùmọ́ká kún àṣìṣe àwọn olùmọ̀mí ká kún àṣìṣe àwọn olùmọ̀mí ká kún àṣìṣe pàápàá jù ọ̀la àwọn olùmọ̀ àṣáírọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ súnnà kódà wọ́n fẹ́ náà kọ́lá ìjìmá pé hadith yẹn á mú ala zahirihi lórí bó ṣe wá náà ni pé bẹ́ẹ̀ ni Ọlọ́run bá dá Nabi Adam lórí àwòrán rẹ̀ ṣùgbọ́n ṣe wọ́n á torí àwọn wákà Ibn Khuzaima wákà kún Mu'tazila àbí wọ́n ká kún jahmiya pé ẹni tí ó fẹ́ fi sífà Ọlọ́run bá nílẹ̀ àbí ẹni tí ó fẹ́ fi súrù rílẹ̀ fún Ọlọ́run bá subhanahu wa ta'ala ẹni tí ó fẹ́ fi súrọ̀ rílẹ̀ fún Ọlọ́run bá kò rí bẹ́ẹ̀ so tó ní pé eléyìí àṣìṣe ni ó jẹyọ kìí ṣe látara ìpìlẹ̀ kò jẹyọ látara ìpìlẹ̀ pé àní pé yàn ní mubtadi' àní àní àní fi ìròyìn so uh, rahimallahu ibn khuzaima so bákanáà àtàwọn ìmìnà nínú àwọn oṣìíríṣìí àwọn kan táwọn olùmọ̀ tó sì pé wọ́n ó sì àṣìṣe ń bí abala yẹn àwọn abala lè tún lágbára gan ju àwọn eléyìí lọ ó tún lágbára ju eléyìí tá ń fa yìí gan lọ so nínú àwọn ọ̀rọ̀ àkídà àwọn abala ẹ̀sìn tó ní agbára tí wọ́n dẹ̀ ṣe àṣìṣe mẹ́ tó sì pé àdẹ̀ ní bàdá àwọn bẹ́ẹ̀ ni a ní fàṣàkọ̀ wọn bẹ́ẹ̀ sì ni a ní kàfàrọ̀ wọn so Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala ọ̀rọ̀ wọn pọ̀ gan lórí eré so ta bá ní kó kama ka àgbà àkókò wa gẹ ṣùgbọ́n àti ka àwọn tí ó ṣe wá láǹfààní fún wa níbi ọ̀rọ̀ ta sọ síwájú eré kọlọ̀wà subhanahu wa ta'ala kọjí kó ṣe wá láǹfààní tẹ́lẹ̀ bá yí wa báyìí in tó kùta fẹ́ sàlàyé òun ni pé ìdáhùn kejì sí pé kí ló dé tó sì pé àwọn àfáà yìí kí lé dé táà lè clear wọn àbí kí táà àfáà súnnà kí lé tún wọ́n lè clear wọn so kí ló dé tó sì pé ọ̀rọ̀ àwọn àfáà yìí wọn ò sọ̀rọ̀ sí wọn manhajù ti kọ́ inú wọn lò manhajù kákà máa sa àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn èèyàn kọ̀ọ̀kan náà àwọn èèyàn lákà máa mú láàmà lálàsí wọn láàmà bàdáà wọn so àwọn táwọn wà ní Nigeria bí báyìí àwọn ni wọ́n lo manhajun ti kọ́ so gbá wọn àfá àyẹn manhajun ti kọ́ ìlà wọn lóun ti wọn so ẹni tó yẹ kí wọ́n clear wọn ò clear rẹ̀ so gẹ́gẹ́ bí wọ́n ti sọ naam lára àwọn àlàyé tó yẹ ká ṣe fún wa li'alimin birrijal tán bá sọ nípa olùmọ̀kẹ́ ní pé kò ní basira nípa ahwal ar-rijal la basirata li shaykh fulan aw allan bi ahwal ar-rijal nípa lágbàjẹ́ ò ní ìmọ̀ nípa ìsẹsí àwọn èèyàn jarhan aw ta'dilan jarhan aw ta'dilan yálà ẹni táyìn ni wọ́n ni àbẹ́ni tábẹ̀nu àtẹ́lù tàbá sọ ẹnìkan tí ò ní mọ̀ nípa àṣíwálò àwọn èèyàn kò nípa àṣẹ sí àwọn èèyàn ṣé ákàkì ní ẹkún tọ́ànù fún olùmọ̀yẹ sáàkàkún tọ́ànù fún olùmọ̀yẹ pé á ah, olùmọ̀yí wọ́n ti bẹnu àtẹ́lù ni so al'asùlù ni pé àríkàkún tọ́ànù fún olùmọ̀yẹ tó bá ṣe pé bẹ́ẹ̀ náà ló ṣe rí tó bá yí pé bẹ́ẹ̀ náà ló ah, a la basirata lahu bir rijal kò máa àṣíwálù àwọn èèyàn kò mọ̀ nípa àṣíwálù àwọn èèyàn àníkàkún tọ́ánù àníkàkún tọ́ánù torí pé èèyàn lè jẹ́ mujtahid lábala kanú ẹ̀sìn àbí nínú mbàkẹ́ àbí nínú ẹ̀tútù kan nínú àwọn ẹ̀tútù ẹ̀sìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àní gba ọ̀rọ̀ rẹ̀ tó bá di pé ọ̀rọ̀ jarh wa ta'dil àti tó bá di pé ọ̀rọ̀ pé eh, ó sọ kankan níbi ìmàmí àní gbà kódà níbi ìmàmí kó sọ nǹkan míì tí a bá ti jẹ́ mujtahidi nísìn níbi a níbi ma hadith o jẹ́ mujtahidi ó dé martaba ijtihad ó wá sọ nǹkankan ní nípa tó jẹ mọ́ a ìmá lugha ìmá lugha ìmá èdè larabawa sáwà wọ́lá pé mujtahidi ní níbi ma hadith in tó sọ ń pa lugha yẹn náà agbọ̀rọ̀ gbá tabasi wá sọ pé kò mọ́ tó ń sọ yẹn pa lugha ó túnmọ̀ pa ń bú àfáà yẹn nìyẹn ah kò bá ilé yóò bá láàká ìmù kò bá láàká ìmù kìí sí kò sẹ́nìkan tí ma ń sọ ilé fítọ́rọ̀ gan jẹ́ kó yé wa ní pé kò sẹ́nìkan tó rọ kiri ká gbogbo nǹkan kò sẹ́nìkan tó mata kò sẹ́nìkan tó mata so in ji Sheikhul Albani rahimahullahu ta'ala tí wá fi yin Sheikh Rabi' àníyàn pé ẹni tó gbé wájibul bayan ọ̀ranyàn ìmá ṣàlàyé àhwàlù àwọn èèyàn lásìkò هنا الشيخ ربيع أخونا الدكتور الشيخ ربيع جبي شيخ الألباني رحمه الله تعالى جبا سيصا سوتين أبا واسو لوني أبتين أبا تيصا نقول أبا جاو wọn ò ní ma ń pa àwọn àṣíwàlù àwọn ẹni tí wọ́n sọ yìí gbogbo tẹ́ bá mú a ní wọn ò ní ma ń pa àṣíwàlù rijal wọn ò ní bá sí ẹ̀kọ́ nípa àṣíwàlù rijal tí a bá sọ bẹ́ẹ̀ ń pa ẹnìkan ṣe tọ́ ànà ní fún

tabaru ne pé bid'atuhu fil hadith musjah tabari ha ah, ìpín rẹ̀ nínú ma hadith ìpín in tó fúyẹ́ púpọ̀ ni ìpín rẹ̀ nínú ma hadith in tó fúyẹ́ nù ṣé a kàkún pé wọ́n bẹnu àtẹ́lù omulùmọ̀yẹn ni a ní kàkún àbí tó bá sọ ń pa olùmọ̀mí pé a ah, bid'atuhu fil fiqhi musjah innama huwa rawi faqat ìpín ah, rẹ̀ nípa ma fiqhu ó lẹ́ ní pé rọ́wí lásán ni ẹni tí kà máa ń gba hadithi wani so eléyìí ò túnmọ̀ pa ń sọ pé ẹni tó bá jẹ́ muhaddith kò lè ní ma ń pa nǹkan ara kéṣin tàn sọ nìyẹn ṣùgbọ́n tàn sọ ni pé gẹ́bà sí ma àwọn olùmọ̀ salaf ni pé àwọn olùmọ̀ wọ́n ma ní takhasus gẹ́bù ti sí pé ìpìlẹ̀ wọn ìpìlẹ̀ àwọn olùmọ̀ wọ́n ma ní dìrọ́yà wọ́n sì ma ní àlèpìlá lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn fánà ṣùgbọ́n tó bá padà yá nǹkan mí ma ń padà rọ́làbà lórí wọn nǹkan mí ma ń padà bò wọn so pé òun ni ó gbárùkùtì lápẹẹrẹnsì ẹ jẹ́ ká wo al-Imam Abdul-Ghani al wọ́n jọ ṣe ìrìn àjò pé àwọ̀mọ̀ ni wọ́n wá mọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ gan ṣùgbọ́n gbà tó padà yá Abdul Ghani al-Maqdisi in tó padà gọ́lába òun àbí gọ́lába jari so òun ni pé ìmọ̀ hadith ló padà bóoru ló padà gbárùkùtì tàbáwọ́ Ibn Qudama tẹ́ in tó padà bóoru ìmọ̀ so so wá túnmọ̀ pé àwọn méjì wọn ò ní ma ń pa Ibn Qudama ò ní ma ń pa hadith àbí Abdul Ghani al-Maqdisi wọn ò ní ma ń pa ah, fiqh kò túnmọ̀ bẹ́ ṣùgbọ́n tó padà borí àwọn méjèèjì nìyàn so in tó fi ṣe pé ta bá wá fiqh ta bá wá fiqh a wá sọ́dọ̀ Ibn Qudama ta bá wá hadith a wá sọ́dọ̀ Abdul Ghani al-Maqdisi so tó bá téèyàn kan bá wá ròyìn pé ah àfáà ìbó ṣe ṣe pó nípìlẹ̀ nínú kìíní náà tó kò dàbí tàfáà yìí tó má ní ah Ibn Qudama yóò bó ṣe mọ́ ń pa fiqhu tó tó mọ́ ń pa hadithi tó ah kò dàbí ti Abdul Ghani al-Maqdisi ìpè àbáṣe àwá sọ gan àwá lámọ́lẹ̀ pé olùmọ̀kan báyìí báyìí báyìí ah laysa lahu basiratun birrijal kò ní ìmọ̀ nípa ahwalu àwọn èèyàn nípa àṣíṣí àwọn èèyàn jarhan aw ta'dilan tó túnmọ̀ tó pa abẹnu àtẹ́lù ní abẹnu àtẹ́lù lópin ìgbà tó bá ti ṣe pé òdodo là ń sọ ẹlẹ́ẹ̀kejì kó sì ṣe pé ọ̀rọ̀ yẹn kìí ṣe pé èèyàn fẹ́ fasad torí pé kèése pé yàn fẹ́ fi fi ìbàjẹ́ rinlẹ̀ tó gbé ẹlòmí o mọ̀ sọ ní pé àwọn tó mọ̀ ń pa rìjálù ti lọ kìníkà kìníkà so tó sì sí pé nǹkan burúkú lòun gbà lérò bẹ́ so bó sì jẹ́ nìyẹn so eléyìí tó tún fi yé wa ní pé tá bá wo àwọn kútùbù aljarh wa ta'dil náà ara àwọn èèyàn tó sì pé àwọn olùmọ̀gán ròyìn wọn pẹ̀lú pé lágbájá o wọn ò ní gba ọ̀rọ̀ rẹ̀ fìljáhì wà tààdì so a rí àwọn èèyàn táwọn olùmọ́rò yìí bẹ́ẹ̀ pé wọn ò ní gba ọ̀rọ̀ rẹ̀ fìljáhì wà tààdì ẹjíká ka ọ̀rọ̀ al'alamatul mu'allimi nínú tààlì kan wata ṣe fún taqdimatul jarhi wa ta'dil ti ibn abi hatim wani al'alamatul mu'allimi wani wa hadhihi martaba wani ipo tan so yi wọ́n ẹni tó bá fẹ́ jẹ́ ni tí ó ma wòye tí ó ma gba àwọn èèyàn wò tí ó ma gba hadisi wò wọ́n ni wa hadhihi al-martaba wọ́n ni ipò yóò ba'idatul maram wọ́n ni ipò tó lé ní ipò tó jìnà kí a tó lè rí ni la yablughuha illa al-afdhadh kò sẹ́ni tó lè débẹ̀ àyàfi àwọn akíkanjú wọ́n ni wọ́n ni wà ajílátihìm àtàwọn tó sì pé àwọn ẹni yìí ni wọ́n nínú àwọn olùmọ̀ hadith man yatakallamu fi ruwa tó sì pé yóò sọ̀rọ̀ nípa rọ́wí wọ́n ni fala yu'awwalu alayhi bẹ́ẹ̀ sì ni irú ọ̀rọ̀ yẹn wọn ni wòye sí rọ̀rọ̀ rẹ̀ rárá qala al-imam Ali ibn al-Madini wọ́n ni al-imam wa huwa min a'immati hadha ash-sha'n mo ní nínú àwọn tó nímọ̀ nípa ìmọ̀yí nípa ilmul jarh wa ta'dil wani wa qad kana min wani abu nu'aym wani aliyu al-madini sọ pé rahimahullahu ta'ala wani abu nu'aym wa affan àti affan wani ni wọ́n èmi ò ní gba ọ̀rọ̀ wọn tán bá sọ nípa èèyàn ha ulahi ẹ̀rá àwọn méjèèjì yíò la yada'una ahadan wọn ò fẹ́ ní kankanlẹ̀ illa waqa'u fihi àfikó sí kí wọ́n bẹnu àtẹ́lù in ti alimamul mu'allimi in ti wọ́n sọ nípa imajarh wa ta'dil wọn ò kí ń gba ọ̀rọ̀ wọn gan nípa jarh wa ìyẹn isi ìbẹnu àtẹ́lù fún wọn alimamu shafi'i rahimahullahu ta'ala alimamu shafi'i ala jalalatihi bí imamu shafi'i ṣe tó nínú ma àti bí imamu shafi'i bí wọ́n ṣe pán wọlé tó àti bí ẹ̀yìn àwọn olùmọ̀ tí wọ́n ṣe yìn wọ́n nípa zaka'u wọn wọ́n ni antum a'lamu bil hadithi war rijali minni wọ́n lẹ́yìn o ẹnima nípa ìmá hadith àti nípa ìsẹsí àwọn èèyàn nípa rijal ju èmi lọ fa idha kana al hadithu sahih wọ́n ni jí hadithi bá lálàáfíà o fa'alimuni ẹfi mami fa'alimuni bihi ẹfi mami a ayya shay'in yakunu gbogbo tí ó bá jẹ́ kúfíyàn kan yálà àtọ̀dọ̀ ẹni tó wá láti kúfí ló ti jìbú ló ti wá ni àwọ̀ basoriyan àbí látọ̀dọ̀ ẹni tó wá láti basori àwọ̀ eh, shamiyan àbí látọ̀dọ̀ ẹni tó wá láti sham hatta azhaba ilayhi nítorí kí n bá fi lè mú ọ̀rọ̀ yẹn kí n lọ síbi tọ́rọ̀ yẹn bá lọ idha kana sahihan tó bá lálàáfíà a sọ pé imamu shafi'ina ọ̀nà la basirata lahu birrijal ọ̀nà ọ̀nà an bẹnu àtẹ́lù imam shafi'i náà nìyẹn so kọ́lá ọ̀tún rẹ̀ pé imam shafi'i ma ń sọ pé ah àwọn afá aládìsí ti sọ háhà rẹ̀ gẹ́ bí sheikh mukbil ti sọ inú tíra àwọn ìyà al al so wọ́n so sáwà sọ pé eh, imam shafi'i náà tàbáwá fi rinlẹ̀ fún imam shafi'i ọ̀rọ̀ tí wọ́n so túnmọ̀ pé táwọn sọ ni pé a ah, eh, ń bẹnu àtẹ́lù Imam Shafi'i tá bá sọ pé lágbájẹ́ ò ní kò ma ń pa ahwalu rijal tá má sọ pé lágbájẹ́ è katira kò túnmọ̀ pé wọ́n sọ pé wọ́n è katira rárá àbá wọ́n sọ pé wọ́n è wọ́n nájú wo tíra rárá in tí wọ́n sọ kọ́ nìyẹn oúnkálukú ní tó ṣe ṣe rọ́lù pẹ̀lú oúnkálukú tó sì pé gbogbo bí tí èyàn bá ti fẹ́ ṣe súnnà ọ̀rọ̀ ọba tí èyàn bá ti fẹ́ tẹ̀lé ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam èyàn gbọ́dọ̀ rí rúmọ̀ yí ń bẹ̀ tó pé òun lè yóò bẹ́ẹ̀ni Sheikh Salih Fawzan mọ́rọ̀ Sheikh Salih wá pé Sheikh Salih sọ pé أهل الجرح والتعديل في القبور بل فتوى شيخ صالح فوزان كوابه قد أبو بورو شيخ صالح فوزان تنبي ونقى الجرح والتعديل انتو انصانية نقول سيما بيما بطوما بابيرو شيخ صالح فوزان هنا حفظه الله تعالى نقى الرد على المخالف وني واجبني ولونا يعني wọ́n tún ṣe tẹ̀rìgìbù sí wọ́n tún sọ pé ní tí máa ń takò gan wọ́n tún sọ pé wọ́n tún gbé dájọ́ lé lórí so jẹ́ kó yíwa pé ikhtilafu lafzi lásán ọ̀tọ̀ ní qasdu wọn táwọn gbà fún al-jarh wa ta'dil so in tí yàn búrọ̀ bọ́yé ni so ta máa sọ pé nìkan ò ní máa ń pa ahwalu rijal ní pé tí ẹnìkan ní máa ń pa eh, kíkàtíra sí ẹ̀kan lè sọ pé sí ẹlòmí lè sọ ẹlòmí kẹbá fàṣẹ sọ wọ́n ni sí ẹlòmí lè wá sọ bẹ́ẹ̀ kẹmọ́ ti blast kẹmọ́ ti lálàfẹ́ àbí bá ṣe sọ Allahu a'lam tẹ́lòmí bá sọ bẹ́ kò yẹ nínú dájọ́ mẹ́ta náà lọ yálà kó sì pé dájọ́ Sheikh Abdul Muhsin Al-Abbad lòun náà gbà kó jálá ṣiṣẹ́ àbí kó jẹ́ jahil tí ó mọ̀ kankan tí kan fẹ́nu warọ́f àbí kó wá jẹ́ ẹni onífẹ̀ẹ́nu so kò yẹ kó nù mẹ́tẹ̀ẹ̀ta tẹ́lòmí bá sọ kò ju mẹ́ta yẹn lọ ní pé a ń sọ pé wọ́n wo tíra sẹ́lùmí lè mọ́ wo tíra kó sọ rún gaba yẹn kì ṣe kágbà ṣe wọ́n kí náà sọ ń pa Sheikh Rabi' ẹ̀yìn náà ni ẹ̀yìn náà ni wọ́n sọ ń pa ni èyí tí wọ́n sì ń sọ táwọn rò pé àlébù ní ń pa Sheikh Rabi' yẹn àbí táwọn rò pé à ah, ń tí Sheikh Rabi' gbárùkù tí tí ẹ̀kan gbárùkù ti yẹn ìyẹn búrọ̀ gbọ́ ilé yìí dada ta ma sọ pé lágbájẹ́ ò nímà nípa ahwalu rijal so in táwọn olùmọ́ fi ma ń lára àwọn adabul mustafti táwọn olùmọ́ ma ń dákọ̀ nú àwọn kútùb òun ni pé ẹni tó fẹ́ bí ń pankiniyàn sí ó ní onítàkọ́sùsùn pankiniyàn so kẹfin ni tó nítàkọ́sùsùn pankiniyàn wọ́n gbé kọ́ dí kalẹ̀ ń fìsìn nípa pé in tó jọmọ́ jinayat òun ni kó ma dájọ́ in tó láàrin àwọn èèyàn àbí tó jọ mọ́ kí à gbogbo àwọn tó jọ mọ́ báyìí ní kó máa dájọ́ ó sì rí pé tí ń ṣe fatuwa lórí nìkan náà nìyẹn ó wá lọ kò túnmọ̀ pé kò lè mọ́ o kò túnmọ̀ kìí ṣe dáa ń sọ nìyẹn o ó wá lọ wá lọ pa nǹkan kan nípa bóyá nípa àmà lọ́rọ̀ àbí àbó lọ bí nǹkan pa bóyá bí ń pa in tó jọ mọ́ ahkamul usra in tó jọ mọ́ ìdájọ́ mọ̀lẹ́bí ìdájọ́ bí yẹn sí ń tó lé ìdájọ́ àwọn nǹkan tó níṣe pẹ̀lú mọ̀lẹ́bí nù islam èyàn wà lọ bíró èyàn bẹ́ so irú ẹni bẹ́ òun gún ti ma òun gún mọ̀ fúnra rẹ̀ pé ah so tó báyìí torípó tí ó níta kọ́sùs in tó fi pé nígbàtí wọ́n narí ti pé Sheikh Al-Albani àti Sheikh Uthaymin àti Sheikh Ibn Baz tí wọ́n kójọpọ̀ sáyè táà mẹ́lẹ̀ta tí wọ́n kójọ pọ̀ sáyé kanáà wọ́n wá ń sọ pé Sheikhul Albani ní pé àwọn question tó bá jọmọ́ ọ̀rọ̀ fiqh kó máa tàrí ẹ̀ sí Sheikh Uthaymeen àwọn question tó bá jọmọ́ hadith kó máa tàrí ẹ̀ sí Sheikhul Albani àwọn question tó bá jọmọ́ ijtihad kó máa tàrí ẹ̀ Sheikh eh, Albani o ma fiqh kò rí bẹ́ẹ̀ <laughs> so ṣùgbọ́n èyàn gbọ́dọ̀ ní èyàn gbọ́dọ̀ gbọ́ àwọn ìpìlẹ̀ yìí dáadáa èyàn gbọ́dọ̀ gbọ́ àwọn kìíní yìí dáadáa so kò sẹ́ni ká tó rọ kíríká gbogbo nǹkan kò sẹ́ni ká tó rọ gbogbo nǹkan so àwọn olùmọ̀ máa ń ní tí wọ́n padà gbárùkù tì gẹ́bù tí ẹ̀ sí pé àwọn olùmọ̀ súnnà máa ń nípìlẹ̀ ní gbogbo nǹkan ṣùgbọ́n wọ́n máa ń ní nǹkan tí wọ́n padà gbárùkù tì ẹ máa wo bàbá Uthaymeen àwọn tíra àwọn tó sọ̀rọ̀ ń pa musalal hadith òun lẹ́fẹ̀ rí tó rọ̀jù tó sáǹfàní gan fún tó bá ṣe bẹ̀rẹ̀ pátápátá tó bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ nípìlẹ̀ pátápátá so bọ̀ tíra Sheikh Al-Albani ẹlì máa rí tíra fún Sheikh Al-Albani nípa ìyìnsọ pé kò sí o ìyìnsọ pé kò sí ẹlì máa fẹ́ rí ẹlì máa fẹ́ so tẹ bá dẹ̀ ń wo tíra Sheikh Uthaymeen ẹlì pé ah ẹni tó ní ìpìlẹ̀ nípa tí wọ́n sọ yìí so bọ̀ kìí ṣe tí àwọn ṣe ṣe wọ́ọ̀lù pẹ̀lú rẹ̀ ní kìí ṣe tán gbárùkù tí wọ́n jókòó tì nìyẹn so tí yàn bá wá sọ́n sí pé á ah, Shaykh Uthaymeen ala jalalatihi wa ala sa'ati abi wa pé á ah, kí ẹ wá sọ bóyá kí ẹ sọ pé á ah, wọn ò fi bẹ́ẹ̀ nímọ̀ ń pa tasahih àti tad'if hadith ẹ̀bí kí ẹ sọ pé wọn ò fi bẹ́ẹ̀ gbárùkùtì àbí kí ẹ sọ pé wọn ò fi bẹ́ẹ̀ nímọ̀ ń pa tasahih àbí kí ẹ sọ pé wọn ò fi bẹ́ẹ̀ nímọ̀ ń pa àwọn rọ́wí àwọn rọ́wí tí wọ́n gba hadith wa pàápàá jùlọ àwọn tí è ṣe muksiri al àwọn tí è tí wọ́n pọ̀ níbi wíwà àwọn tí è ṣe pé wọ́n gbajúmọ̀ àbáwọn tó bẹ̀ẹ̀ jẹ́ muksirun gan tí wọ́n gbajúmọ̀ so tí a bá wọ́n sọ bẹ́ẹ̀ só túnmọ̀ pé ìdá à ń bẹnu àtẹ́lú iṣẹ́ fọ́fẹ́ mí ní kò rí bẹ́ẹ̀ aláwọn àfá aládìsí gẹngẹ àwọn gan pín àwọn ulama al-jarh wa ta'dil wọ́n pín wọn sí mẹ́ta tó sì pé a ní nínú àwọn ulama al-jarh gan ẹ ma wo sẹ́wọ̀n pé fannu àtúnsọ̀rọ̀ fannu oríṣiríṣi ni àtúnsọ̀rọ̀ hadisi pé ẹni tí máa ń gba hadisi wá lásán ó sì ń ṣe kó sí alẹ́ni tó bá tún wá jẹ́ olùmọ̀jáhíwà tààdìlì gan ó tún ṣeéṣe kí wọ́n má gba ọ̀rọ̀ ti ẹ̀gan láwọn abala mi in táwọn olùmọ̀tán fi pín àwọn olùmọ̀jáhíwà tààdìlì sí mẹ́ta nìyẹn wọ́n ní àwọn mutasahilun a ní àwọn mu'tadilun àbí mutawassitun a sì ní àwọn mutashaddidun sẹ́rí ní tí mo fi ń sọ ilé ní pé mo sàárẹ́ fíyàn kan bẹ́ẹ̀ tó fẹ́ máa wọlé pé à ń tàn olùmọ̀ ní mùtàṣádìd tó máa sọ pé mùtàṣádìd lẹ́nìkan sí àmà wá rẹ̀ <laughs> eléyìí ò rí bẹ́ẹ̀ tàṣádìdù tá ń sọ bí ọ̀tọ̀ ni now so in bẹ́nu àwọn olùmọ̀ hadith tó ń ni láwọn kan so gẹ́bí àlọ́mù záhàbí ṣe sàlàyé àwọn eléyìí ó tẹ èyí ó bá gan nínú àwọn kútùbù àhàdìsì tó wọ́n sàràyẹ rẹ̀ tàràyẹ rẹ̀ pọ̀ gẹ̀ so lára àwọn tí wọ́n kàkún mutashaddidun ní Shu'ba Shu'ba Shu'ba tó bìnrin Hajjaj wọ́n kàkún lára àwọn mutashaddidun wọ́n kà Yahya ibn Ma'in kan àwọn mutashaddidun àti àwọn mìíràn lára àwọn eh, mu'tadilun àwọn mu'tadilun wọ́n kà Imam Ahmad kún wọ́n kà Imam Bukhari kún wọ́n wọ́n ka Abu Zur'a wọ́n ka Abu Zur'a kún Abu Hatim wọ́n ka Abu Hatim kára àwọn mutashaddidun tàbá wá lọ sí bí àwọn mutasahilun wọ́n ka alimamu Tirmidhi wọ́n ka sára àwọn mutasahilun wọ́n ka Ibn Hibban wọ́n ka sára àwọn mutasahilun àtàwọn míì náà bẹ́ wọ́n ka sára àwọn mutasahilun ṣe wọ́n rí àwọn olùmọ̀ ìbọn ṣe tí jarhu bá wá tí ìbẹnu àtẹ́lù tó bá wá látọ̀dọ̀ àwọn tí wọ́n pè ní tí wọ́n pín sí mutashaddidun ni tí jarhu bá wá tí ó sì wà mufassar tí ó wà mufassar táwárí pàwọn ẹlòmí wọ́n ti yẹn ni àwọn ẹlòmí yẹn ni àwọn ẹlòmí wọ́n yẹn ni ṣe àrí jarhu yẹn àrígbà wọlé pàápàá jùlọ tí ò bá ti wọ́n wà mufassar tó láwọn àti mẹ́rin yí pé ah mutashaddid lélẹ̀ gẹ́gẹ́ bí a Shu'ba Shu'ba rahimahullahu ta'ala amirul mu'minina fil hadith so wọ́n lè wọ́n lè jàrọ ṣáyàn torí pé wọ́n rí tí ń gún kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń sáré ó ti ń sáré jù lórí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n sì jàrọ ṣáàrẹ̀ so eléyìí so àwọn mutashaddidun tó bá ìpé jarṣù wá látọ̀dọ̀ wọn nìkan tó ẹgbẹ́ jarhi wá látọ̀dọ̀ wọn nìkan tó bá tún wá wẹ́lò mí tí wọ́n zàká ẹni yẹn tí jarhi yẹn bá wà so irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n gbà wọlé o kò bá jẹ́ mutashaddid kò bá jẹ́ mutashaddid so kí ẹmọ́ tún fi bẹ̀ wọlé pé ẹn so kò bá jẹ́ mutashaddid tó bá mú ẹ̀rí wá lórí tó irú jarhi yẹn tí jari yẹn sí wà musqit wọ́n gbà wọlé la shak so irú Shu'bah ibn al-Hajjaj dáa sọ yìí so àwọn ọ̀rọ̀ wọ́n lù wọ́n lórí àwọn èèyàn dáadáadáadáa so káwà bọ́ síbi àwọn mutasahilun nìna àwọn mutasahilun wọn ò ní gba ọ̀rọ̀ wọn ni so pàápàá jùlọ tó bá irú tààdìlì yẹn wọ́n rí pé ẹlòmí bóyá nínú àwọn mu'tadilun àbí nínú àwọn mutashaddidun bóyá wọ́n ti jarraha ni pàápàá jùlọ tó bá ti ẹ̀tún wá jẹ́ jarhu tó wà mufassar rẹ̀ kódà kò bá mẹ́jẹ jarhu mufassar rẹ̀ lọ́dọ̀ àwọn àti wọ́n aláyé pọ̀ gan so lọ́dọ̀ sẹ́ ní shartu kó wà mufassar so gẹ́ bí alimam ibn hajar gẹ́ bá wọn náà ṣe sọ nínú nínú nukhba fayuqbalu ala al-mukhtar so ala al-mukhtar náà ni bàbá ní pé so naam so gẹ́ bí mo ṣe ń sọ́rọ̀ so àwọn mutasahilun yẹn sí àwọn ọ̀rọ̀ wọn irú ibn hibban ní sí ibn hibban rahimahullahu ta'ala wọ́n wọ́n gbà pé Ibn Hibban ni máa ń ní tasahul fáwọn majahil àwọn majahil ni àwọn èèyàn tí wọ́n mọ́ ń pa wọn àwọn majahil àwọn èèyàn tí wọ́n yára majhulul ayn ni majhulul ayn aw majhulul hal so majhulul ayn aw majhulul hal so Ibn Hibban wọ́n máa ń ṣe ta'dil àwọn majahil sáwọn olùmọ̀wó kí ń gba ilé lọ́wọ́ wọn wọn ò ní gbà lọ́wọ́ alimọ́bìnà Hibban in tí alimọ́bìnà Hajar in ta fi ma ń pàrà níbi inú tahribu tahribu wọn yẹn wípé bó tẹ̀ pé Ibn Hibban bó tẹ̀ pé wọ́n àdálẹ̀ ni ṣùgbọ́n Ibn Hibban àti mafai àádà wọn ni pé tawfiqul majahil àwọn tí wọ́n bá mọ̀ ń pa wọn wọ́n máa ṣe tawfiq wọn ṣe wo àwọn tó tún jẹ́ ulamahul jarhi náà ni òkè tún ṣe gbogbo ọ̀rọ̀ wọn náà gbà yóò ní tó sọ pé sọ pé a ní ìmá jarhu abala kan ni kó sì pé ìyapa inú pọ̀m̀bẹ̀ gan lórí àwọn ruwa so tí a bá wá mú kọ́ ìdá ìwá pé eh, gbogbo gbà

so anabi sallallahu alaihi wasallam sọ pé kullu shartin laysa fi kitabillahi fa huwa batil walau kana alfa shurut so anabi sallallahu alaihi wasallam sọ pé gbogbo sharutu tí ó bá ti sínú tírà Ọlọ́run Ọba gbogbo anoni kò bá ṣe pé 1000 sharutu ni wa májẹ̀mú májẹ̀mú ọgbọ̀n lẹ́yàn kó wá so bó sì jẹ́ nìyẹn wọn kí ń gba tàwífíkù àwọn mutasahilun wọn ò kí ń gba tàwífíkù wọn àhíyànan láwọn àgbàmí wọn ò kí ń gba tàwífíkù wọn láwọn àgbàmí tàbáwá sọ bẹ́ẹ̀ fún àwọn ulamahu asru wa yína àwọn ulamahu al-kibar àwọn ulamahu al-kibar láwọn tó sì pé àwọn al àwọn tá máa fi wọ́n yangan àwọn ẹni yìí

inayatun birrijal pàápàá jùlọ àwọn tàti ẹ̀ tó wọ́n mọ̀ pé wọ́n ní zuhudu kó ń bí in tó jọmọ́rù nǹkan báyìí wọ́n ma ń ní uzuf kó ń bí nǹkan tó jọmọ́ báyìí wọ́n ma ń ní ìsẹ́ríkò níbi in tó jọmọ́ pé à ń sọ̀rọ̀ kọ́lá àwọn olùmọ̀mí ò ní fẹ́ kẹ́ so wọ́n ní fẹ́ dákọ̀ so wọ́n ní uzuf nù nǹkan tó so túmọ̀ pé in tí a bá wá sọ pé a ah, laysa lahu basiratun birrijal sí tó túnmà ní pé a ah, èyàn se èyàn bẹnu àtẹ́lù wọn èyàn bẹnu àtẹ́lù wọn pàápàá jùlọ àwọn tí wọ́n ti gbéra wọn jìnà kó ń bí i tó jọ máa bala báyìí tí wọ́n gbéra wọn jìnà kò túnmà pé ìgbéra wọn jìnà yẹn ló dá o tó bá sì pé ni o tó bá sì pé là ń sọ o tó bá yẹ pé ẹnìkan yìí tẹ́yìn ó bléèmù àwọn tó ń dákẹ́lẹ̀ yìí ó kìí sí pé ìgbéra wọn kò yẹn à ń sọ pé ọlá kan tún ní lọ́tọ̀ o nípa wọn tí ó sọ̀rọ̀ dáadọ̀ wọn tán sọ̀rọ̀ ara ní tàn sọkọ́ nìyàn ṣùgbọ́n wọn tí wọ́n mọ̀ pé pẹ̀lú pé wọ́n ti ẹ̀tún máa ń gbéra wọn jìnà pẹ̀lú tó jọ mábáyà ni wọ́n olùmọ̀ súnnà gidi ni wọ́n olùmọ̀ sàlàfíyà ni wọ́n ṣe dáwà sọ wọn ò ní máa ń pa àbí ọlá nítorí pé ọlá pé wọn ò gbárùkù ti nǹkan báyìí kábà dá àwọn kálà a sì nítorí pé wọn ò wá ṣe fátíwá tó bá nǹkan tó yẹ kó bá mú nípa rùn báyìí ká tó bà dá àwọn náà a ní sàṣejù bẹ́ẹ̀ sí ni a ní sàṣètò ìmọ̀ta àmọ̀ pé àwọn gẹngẹn fúnra wọn ń gbéra wọn jìnà síbẹ̀ so ọ̀rọ̀ wọn náà látún wá jókòó tí ń bẹ nítorí pé tó bá kó bá fi bá ìfẹ́nu wa mu so ta bá gbọ́ ilé yìí dáadáa yóò jẹ́ kí àlàyé àwọn nǹkan kó hàn sí wa gan kò ní jẹ́ kí a pẹ ni tí ó yẹ ká pẹ ní kò sì ní yẹ kò ní jẹ́ ká tẹ̀lé àwọn èèyàn níbi nǹkan tí ó ti tẹ̀lé wọn kò ní jẹ́ ká tẹ̀lé àwọn èèyàn níbi nǹkan tí ó yẹ ká ti tẹ̀lé wọn kò yẹ ká tẹ̀lé wọn bẹ́ so eléyìí ṣe pàtàkì gan eléyìí ṣe pàtàkì gan kọ́n sọ pé èyàn ò ní khibra birijal kò sí kankan bẹ́ kò sí kankan bẹ́ ara lópin ìgbà tó ni dáadáa lèyàn sì fi gbà lérò àbí yẹn fẹ́ fi ẹfẹ́ so eléyìí òdodo ni tí ò sí ṣakùnbẹ̀ àti mọ́ra àwọn sálàfò fún wa alimamu shafi'i ganga mú ọ̀rọ̀ wọn fún wa aka ọ̀rọ̀ al'alamatul mu'allimi gangan fún wa so pé wọ́n sì wá sọ pé nígbàtí wọ́n sọ pé sheikh abdul musin abad o máa ń pa hálù àwọn ẹni bóò ló sì wá jẹ́ ìbẹnu àtẹ́lù sheikh abdul musin abad dandan ní pé wọ́n máa ń pa àwọn ẹni ní pé wọ́n fi eh, lẹ́tà kan wà tí eh, Sheikh Abdul Malik eh, tí wọ́n lọ fi hàn wọ́n ní pé wọ́n sọ gbogbo eléyìí Sheikh Ruhaili sọ pé wọ́n ò ka àwọn nǹkan tó jọ mọ́ kìíní ẹ gba ọ̀rọ̀ ẹni tó sọ pé wọ́n mọ̀ ń pa rẹ̀ ẹ sì gba ọ̀rọ̀ ẹni tó sọ pé wọ́n mọ̀ ń pa rẹ̀ sì wo ẹni tó sọ pé wọ́n mọ̀ ń pa yẹn ló súnmọ́ wọn jù òun sì tún sọ lẹ́yìn ìgbà tí ẹni tí tọ̀wọ́n yẹn sọ pé wọ́n mọ̀ ń pa rẹ̀ wọ́n sì sọ pé wọ́n mọ̀ ń pa rẹ̀ ẹ sì gbá ọ̀rọ̀ ilé ẹ sì gbá ọ̀rọ̀ ilé ó sì fún ilé rí pé ah, àrí òun sọ òun sọ in tó òun mọ̀ lẹ́yìn sọ ní pé wọ́n mọ̀ ń pa rẹ̀ Sheikh Suleiman ẹwà wọ́wọ́ ẹwà fi ọ̀rọ̀ Sheikh Suleiman Ruhaili lẹ́ pé zuru ni bàbá yẹn mọ́ ń parẹ̀ ọ̀nzúrù iná kan wá fún bàbá yẹn bàbá yẹn mọ́ ń parẹ̀ so ẹsì lọ mọ́ ọ̀rọ̀ ẹni tó ṣe pé òun sọ pé wọ́n mọ́ ń parẹ̀ wala illa billah wa kí ẹ lè fẹ́ tẹ̀ lódòdó kí ẹ lódòdó kí ẹ sì rí pé a ah, òdòdó ni mo fẹ́ tẹ̀lé torí náà ká bá sọ pé Sheikh Abdul Musa Abbad wọ́n yí kátírà ìkẹsí pé ìta sọ ní pé bàbá yí kátírà ara wọ́n yí kátírà rẹ̀ àbí wọ́n yí wọn mọ́ ń pa rẹ̀ àbí wọn ò ní kíbrọ̀ ń pa rẹ̀ àbí ń pa àwọn èèyàn yí gan tó Sheikh Rabi' síbẹ̀ ẹni yí pẹ̀lú Sheikh ẹni Sheikh fún wọn mọ́ràn

kò gbé kó ló ń súnà àwọn olùmọ̀ wà tí wọ́n sọ̀rọ̀ ń parí jáde dáadáa bẹ́ẹ̀ sì ni àwọn olùmọ̀ wọn ò ọ̀rọ̀ wọn wọlé so ẹ̀rí torí pé ẹ̀rí ni ẹ̀rí èyàn máa ń tẹ̀lé so bó ti ẹ̀sẹ̀ pé Sheikh Abdul Mohsin Abbad àwọn gan ní ìṣtẹ̀gọ́ọ̀lù pẹ̀lú hadith àwọn gan sì ní àwọn ọ̀rọ̀ tó ṣàǹfààní gan nípa tó jẹmọ́ jarh wa ta'dil ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà sẹ́ tẹ́yàn bá tún sọ ní pé sẹ́ àní ẹni tó ń sọ̀rọ̀ ń pa àwọn ẹni yìí ó ní khibra jù wọ́n lọ nípa àwọn ẹni yìí ó sì ní ìmọ̀ jù wọ́n lọ nípa nǹkan ẹni yìí kó sí ah so ọ̀rọ̀ òdodo ni tí ò sí èméjì ń parí tó ní tó fi ṣe pé a lè clear Sheikh Abdul Mohsin Abbad bí ẹbẹ́ sí fẹ́ bẹ́ sí sọ pé ká clear wọn nìyẹn àbáwọn àfáà sún náà lè clear wọn bẹ́ so in tó fi jẹ́ pé wọn ò lè clear wọn nìyẹn so bákan náà lára àwọn nǹkan tí afáà mú wá ní ṣubuhat tí wọ́n fi ń dáàbòbò halabi wọ́n ni ẹwà ní pé kó mọ́ kàtírà halabi bí i wọn kàtírà àwọn tó wọ́ sí halabi lọ ni wọn kàtírà juwayi ni sai ka alwarqati ti juwayi ni ẹn kana sai ka alburhani ti aljuwayi ni sai ba n kàtírà suyutina àti tafsiri rẹ̀ àtàwọn kàmí náà ni pé so kílódé tí ra halabi wà àwọn èèyàn kan lọ tíra halabi bí òun ṣe wá di wàhálà náà so aláwọ̀kọ́ náà àwọn nǹkan tó jẹ mọ́ tíra àwọn oní bídáà so abẹ́ni tó bá tàláwọ́sà pẹ̀lú bídáà so èyí ó jìnà sí náà ni so èyí ó jìnà sí òun náà ní ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn gbáyànyàn jù kí a máa kàtírùn bídáà wọ́n máa ń kọ̀ fún yàn kéèyàn máa jìnà sí tírà wọn ni kéèyàn máa kà wọ́n kéèyàn sun wọ́n ná bẹ́ẹ̀ sì ni kéèyàn máa wò kankan nínú tírà wọn yẹn so eléyìí àwọn ẹ̀rí pọ̀ gan lọ́dọ̀ àwọn salaf àti nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n fi ṣàlàyé in tó jọmọ́ báyìí bákanáà àwọn wọ́n kó sí bídá lódodo bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n kọ àwọn nǹkan tó pọ̀ nípa fánù kan àbí nípa abala mi bọ̀bọ̀yá nítorí ìgbà wọn bídá àgbàlẹ̀ lásìkò wọn àbí ibi tí wọ́n dàgbà sí ẹbí alimamu aljuwaini tí wọ́n sọ yìí aljuwaini tí wọ́n sọ yìí ìgbà tó lógbà àwọn àṣà àìrọ̀ náà gbalẹ̀ so àwọn náà kódà àwọn àṣáyìnrọ̀ na máa rí záhìlò súnnà wal ní gbogbo gbáyìn sàwọn tó wà lórí òdodo kéré gan wọ́n dẹ̀ jẹni tí wọ́n ní so bákanáà a as-Suyuti níbi tí òun náà gbé dàgbà àti àdúgbò tí àwùjọ tóun náà dàgbà sí so ó jẹ́ nǹkan tí ó ní ìpalára nínú àwọn mawaqifu afai as-Suyuti rahimahullahu wa ghafara so ẹni tí ó dàgbà sáàrin àwọn onísúfí gani tó dàgbà sáàrin àwọn onísúfí àwọn súfí tó máa tó wá mọ̀ gan wọn ní kìí sáwọn súfí tí wọ́n kà jòkó máa ṣe kí ní àwọn eléyìí tó máa wá mọ̀ gan so tí máa ń dákọ̀ àwọn àfáà rẹ̀ báyìí àwọn àgbà súfí sì ni wọ́n tó yí pé wọ́n jiná nù ma hadithi gan so bọ̀ gbogbo ilé àbákẹ́nà kò túnmọ̀ pé bóyá torí ẹ̀ èyàn wà ní àwọn ilé èyàn gbọ́dọ̀ máa kàtírà wọn àwọn ilé èyàn gbọ́dọ̀ máa kàtírà wọn ṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n gan wọ́n máa ń ṣe yàtọ̀ láàrin ẹni tó sì pé fitna rẹ̀ òun ọ̀rọ̀ rẹ̀ ń jẹ́ fitna gangan lọ́wọ́ àtẹni tó ti hàn àwọn olùmọ̀ hadith wọ́n máa ń gba ọ̀rọ̀ hadith ẹni tó ṣe pé bóyá kò sí láyé má ṣùgbọ́n wọ́n ti sàlàyé ẹni yẹn pé á ah, ẹni yìí fihi tashayyu'un wọ́n gba hadith rẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe bóhun gangan fúnra rẹ̀ ìwà láyé nítorí láti fi jẹ́ kó jẹ́ ìjìyà fún nítorí pé o ṣùgbọ́n ọ̀rọ̀ ti ẹ̀yẹn ó lè dá fìtínà lẹ̀ àbí ọ̀rọ̀ yẹnyẹnyẹn wọ́n fẹ́ kó aburú rẹ̀ kó nlẹ̀ wọ́n sì sọ fáwọn èèyàn kan mọ́ kàtírà rẹ̀ so àlàyé sókínì nípa tó jọ mọ́ pé bóyẹ̀yàn ká ṣùgbọ́n jẹ́ ẹ̀mà ẹni tó bá jẹ́ oún ṣubọ́hà kò sí yóò yìí rí ṣubọ́hà mú yóò so gbogbo eléyìí sẹ̀rí bóò ló ṣe di pé èèyàn ìgbà oló di ẹ̀rí ahum yaqsimuna rahmata rabbik ṣe àwọn kọ́lá ń pín àánú Ọlọ́run bá subhanahu wa ta'ala ti dẹ̀rá rẹ̀ àtórí rẹ̀ ẹn tó bá wu Ọlọ́run bá subhanahu wa ta'ala ni ó kádàrá pé tíra ẹni yóò gbajúmọ̀ nípa nǹkan báyìí ẹn tó bá wu Ọlọ́run subhanahu wa ta'ala ni ó mú táwọn olùmọ̀ bá ti wá kó àdánwò tó lè kan àwọn èèyàn nípa arú nǹkan bẹ́ẹ̀ tán bá ti kó kó kí wá ló kù mẹ́ so èyí tí mo ń sọ yìí tó rìnlẹ̀ dáadáa ní táwọn olùmọ̀ hadisi ma ń ṣe ẹni tó bá tí ò bá sí láyé má tó bá yẹ pé kódà ó ní tàṣẹ́ yíwọ̀n àbáwọn bídá àmì tó tí èsè ṣùgbọ́n ẹni tó wà láyé kódà kó ṣe pé bídá àtóhun ṣe yẹn àbí tóhun ti ẹ̀ṣe kò tó bídá ẹni tó ti kú yẹn gẹ̀ tó ti pé ẹni tó ti kú yẹn ẹ̀mí ti balẹ̀ lórí àdánwò tí ẹ̀ ẹ̀mí ti balẹ̀ lórí àdánwò tí ẹ̀ kéṣe pẹ́ni tó ti kú tí ń dádánwò lẹ́wọ́ bí irú sẹ ni so ṣùgbọ́n ẹni tó ti pé lẹ́yìn ikú rẹ̀ tó sì pé wọ́n ti wọ́n rí àdánwò tí ó lè tó lè bẹ́lẹ̀ wọ́n rí kákò pẹ̀lú pé wọ́n ti sàlàyé rẹ̀ gan kí wọ́n máa fi rú ẹni bẹ́ẹ̀ kí wọ́n máa fi wẹ́ni tó sì pé ń dá fìtínà lẹ̀ láyéṣẹ́ alẹ́ ń dá fìtínà lẹ̀ òun ta ló pín gbogbo àwọn sàlàfí yóò báyìí àwọn alágbé àwọn sàlàfí yóò àbí àwọn sẹ́kọ̀rọ̀bí ló pín àwọn sàlàfí yóò gẹ́gẹ́ bá sí ń sọ àwọn bídá ló àwọn sàlàfí yóò sheikh rabi' hafizahullahu ta'ala wọn ló jẹ́ sheikh rabi' ló kó ọ̀rọ̀ àwọn salafiyun jọ lásìkò ti wáyìí àwọn náà kó wọn jọ ṣùgbọ́n àwọn bídá ló pín àwọn salafiyun ní tí a gbọ́dọ̀ bọ́yé ni so kí ẹwà mọ́ sọ pé ẹ eh, so ẹ eh, pé wọ́n kàtíra ṣẹbẹ́ nkàtíra Juwayni nkàtíra Suyuti Suyuti ládúrù nǹkan tó kó sínú bídá àyàn kàtíra rẹ̀ bẹ́ẹ̀ ni Suyuti rọ́jùlù mutalawisun bil bid'a ẹn tí ń rábà bàbá yìí inú bid'a ni Suyuti jẹ́ rahimahullahu wa ghafara lahu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn olùmọ̀ in bẹ̀nú àwọn tí wọ́n sọ pé so in sì bẹ̀nú wọn tẹ́ẹ̀rì tí wọ́n sọ pé kíyàn kàtírà rẹ̀ gẹ́bù sí rí náà dí lásìkò àwọn ashabul hadithi ni tẹ́ẹ̀rì àwọn olùmọ̀ tí wọ́n sọ pé ẹ gbọ́gbọ́dọ̀ hadith lọ́dọ̀ àwọn bídá rárá e si tó sì pé wọ́n ní májẹ̀mú ó ní àwọn tíra Suyuti tí wọ́n ṣe nasiha fún yàgbé kíyà ká pé á ah, tíra eléyìí rẹ̀ tẹ́lẹ̀ eléyìí dá pẹ̀lú pé wọ́n ti ní wọ́n ti rí pé á ah, fìtínà rẹ̀ hàn ó ti hàn ti kọ́lá ẹni tí ẹni tó sẹ́ bẹ̀rẹ̀ gama pé Suyuti Sufi ẹni tó ṣe bẹ̀rẹ̀ súnnà ó mọ̀ pé sùjú tó súfin ládúrú bí fìtínà ẹ̀ sí hàn tó so kí wọ́n máa fi wẹ́n tó ṣe pún gangan ní dá fìtínà ẹlẹ̀ lásìkò yí láàrin àìmọ́ka tíra rẹ̀ kò túnmọ̀ pé gbogbo tíra rẹ̀ ló ní bídá ànúnà ṣe tíra tó ṣe ń pàbẹ̀ kó ní ṣe kí lá ẹ̀sùn wó làwọn olùmọ́mú ṣùgbọ́n in tó hàn sí mi ni pé kò súnmọ́ kó ṣe pé bóyá ó kó ìrújú síbẹ̀ àbókó bídá àsínú tíra rẹ̀ tí ṣe kọ̀lá lọ́ní sí tàkìdìmù fún ṣùgbọ́n kí lítà fi ní kọ́mọ̀ kà tíra rẹ̀ kí lítà àwọn olùmọ́ fi sọ pé kọ́mọ̀ rẹ̀ torí pé wọ́n fẹ́ ṣe hajjúrù fún ni tọ́másì fẹ́ ṣe hajjúrù fún yàn kìí ṣe nítorí pé kíyàn fi ṣe wìkọ́ yàrá yàn gangan wọ́n mọ́ ṣe hajjúrù torí pé kíyàn fi ṣe kọ́hùrù bídá gangan kíyàn fi bo bídá àmọ́lẹ̀ kíyàn fi ní lórí bídá bóòlù yóò sì a máa fi pé eh, wọ́n kàtírà jùwé ní wọ́n kàtírà kìíní wọ́n kàtírà ẹgbà kama ka ugbo tíra náà ń gbà òní bàtà tí ń kàtírà jùwé ní ká ń kàtírà suyuti kama ka ugbo tíra kama kàtírà bin arabi náà ń gbà àbí kama kàtírà kọ̀dọ̀dọ̀gbì náà ń gbà òní bàtà tí síwá ń kàtírà suyuti náà èyàn lè múlé iná wa fún kọ̀dọ̀dọ̀gbì náà kí wá láwàá wí tí yàn bá so àlàyé táwọn súnnà máa ń ṣe ní kí wọ́n súnnà ká máa ń dá gbogbo ẹ̀pọ̀ ká fi lọ tàwà sálà lọ sí bí ìfẹ́ ẹnu wọn ara wọ́n máa ń sàlàyé nǹkan gẹ́gẹ́ bí ó ṣe bá òfin Ọlọ́run bá mu gẹ́gẹ́ bí ó ṣe bá súnnà nábí Ọlọ́run bá mu ní ìsì pé ẹnkà tí ra ṣe yóò tí ọ̀rá aláwọn ẹni tó ṣe pé ó pọ̀nú àwọn olùmọ̀ hadith lẹ́n tó ṣe pé ti rí pé á ah, ọ̀rọ̀ rẹ̀ ti hàn sáwọn èèyàn pé á ah, ó sì ti jẹ́ ẹni tó ṣe pé kódà kó tún ẹni tó ṣe pé ó tún wá ti kú fitna rẹ̀ ti tán kìí sí àwọn tó ṣe pé lẹ́yìn ìgbà tán bá tún kú tán fitna halabi ó kú ni fitna yìí tó ń ṣe gbogbo fitna yìí tó ń bẹ́lẹ̀ náà lẹ́yìn ìgbà tó tún kú tán ni gbogbo fitna yìí tó bẹ́lẹ̀ so àwọn olùmọ̀ máa ń ṣe yàtọ̀ kìí tún wá ṣe pé kán bá ní kán jìnà sí tíra kan tán bá ní kán jìnà sí tíra kìí ṣe pé ìdí kan làwọn olùmọ̀ fi máa sọ kán jìnà sí tíra nígbà tó ní kán jìnà sí àwọn tíra halabi tó kọ nípa hadith kéèsì tó ń sọ ní pípọ̀ yẹn bóyá ó kó àwọn bídá síbẹ̀ àbí ìrújú síbẹ̀ Allahu a'lam bóyá ó lè kó síbẹ̀ èmi ò ní bùkátà sí tẹ́ra halabi àwọn tẹ́ra àfáà súnnà wà dáadáa tí a lè tí wà sí pé tẹ́ra halabi ló kù tí yẹn mọ̀ká so alharamul qalil ó tó eh, alhalalul qalil jari astagfirullah alhalalul qalil so tó wa so in tí wọ́n fi sọ pé kí èyàn máa kà tíra Halabi páwọn tí wọ́n lò tíra Halabi àwọn èyàn ó gbàtànjẹ pẹ̀lú alákùnrin yìí lásìkò ti wá ẹ̀yìn àwọn tí wọ́n lò tíra Halabi sí wọ́n gbà pé bàbá yìí sọ gbà pé àwọn nǹkan tí ń ya burú ni ṣé gbogbo nǹkan tí wọ́n sọ yìí kọ́ làwọn náà ń sọ ni ṣé gbogbo òrújú tí Halabi mú wá náà kọ́ làwọn náà mú wá ni pé wọ́n mú wá pé kíníkan kọmọ́rò tí gbogbo ẹ̀ náà kọ́ làwọn náà ń fọ̀ lẹ́nu yẹn àwọn ẹni yìí wọ́n ń lo tíra halabi wọ́n ń lo ìròrí halabi wọ́n ń lo manhaju halabi wọ́n wá ń kìlọ̀ fáwọn èèyàn pa tíra halabi nítorí pé ibi tíra rẹ̀ gan ibi ìka tíra rẹ̀ gan ló lè padà kó bọ́ tó fi lọ kan tó jọmọ́ tó ìdí kankaná ni ó fà tí wọ́n fi ń ṣe tàhìdìrì nínú tíra rẹ̀ àti tíra Suyuti ni bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe tàhìdìrì nínú àwọn tíra Suyuti ni nítorí àwọn nǹkan tó kónú rẹ̀ ẹ wo tafsirul Jalalayn ẹ wo tafsiri tí wọ́n sọ tafsirul Jalalayn ẹ wo báwọn olùmọ̀ pẹ̀lú àwọn ṣáṣíà tí wọ́n fi sàlàyé orísìírísìí nǹkan ṣékù zemin wọ́n tún máa nínú àwọn tíra àkídà míì tí ṣékù zemin máa ń ṣe wọ́n tún lọ mọ́rọ̀ sùfí tí wọ́n tún sàlàyé rẹ̀ ẹwú bó ṣe wá hàn tó bó ṣe ti hàn tó bó ṣe ti clear tó yẹn kí àwọn máa fi rú rẹ̀ wé tó ṣe bó pamọ́ nínú fitna halabiba èyí tó pamọ́ tó ṣe bó lè jẹ́ àdánwò fẹ́ tó bá ṣe bẹ̀rẹ̀ sàràfíyà halabi la ilaha illallah tí è kú báyìí àdánwò ó bá nípa ọ̀rọ̀ manhajì gbogbo tó ti bẹ̀rẹ̀ sí mọ̀ tẹ́lẹ̀ nípa pé ẹ̀yẹn ma ń jìnà sáwọn bídá ẹ̀yẹn ma ń ṣe báyìí ẹ̀yẹn ṣe báyìí yóò sì dàrú mọ́ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò wá mọ̀ já ẹ̀sìn tí èyàn wá fi lè èyàn lè fi ró èyàn bẹ́ èyàn kí èyàn máa fi wé àwọn tíra àwọn ilé ẹ tó ṣe pé fitna rẹ̀ ó ti ìntáhà ìntáhà fitna tó hù àdánwò rẹ̀ ti tán fitna rẹ̀ ò sẹ́kù mọ́ lẹ́yìn ikú rẹ̀ wọ́n tún wá ti sàlàyé àwọn àwọn tó jọ mọ́ àṣìṣe àṣìṣe àṣìṣe àṣìṣe rẹ̀ èmi ò rò pé ń súnà kan wà tí ó gbá tí ó rí tíra Suyuti tí ò nímọ̀ pé Suyuti ó ń súnfí ni kódà yóò prefer tíra Suyuti tíra ìlúmí nínú fánà yẹn ju tíra Suyuti lọ èmi ò rò pé ń súnà kan wà tí ó mọ̀ pé ah, ah Suyuti ẹnìkan tó táwọn súnfí máa ń lò dáadáa ni aláṣìṣe ni ẹni tó sì pé ó tàlá wásà pẹ̀lú bídá ní ẹ̀tún sí pé ó kó sáwọn àwọn bídá tó ní agbára gan àwọn bídá tó ní agbára gan tí èsì kékeré so ọ̀pọ̀lọpọ̀ sáláfílù mẹ́lẹ̀ hátà àwọn tó sẹ̀ ń wámà àwọn tó sẹ̀ ń wámà àwọn tó sẹ̀ ń wámà àwọn tó sẹ̀ ń wámà bí ò mọ́ lónìí yóò padà mọ́ torí bó ṣe gbalẹ̀ tí àwọn lè fi bẹ́ẹ̀ wé èèyàn lè fi bú hálábí gbogbo ẹni tó bá súnmọ́ súnnà ni ó tó bá rí tíra Suyuti lọ àbáwọn àfá àti wọ́n sàlàyé tíra Juwayni ta ló ṣe ṣarhu Juwayni ta ló ṣe ṣarhu tíra Juwayni tí ó sàlàyé àfá yìí nínú gbogbo àwọn àfá súnnà pátápátá tó ti ń ṣe ṣarhu ni wọ́n lo al-burhan wọn èyí fi bẹ́ẹ̀ lo al-burhan burhan tí wọ́n tàkọ́ sọ́sọ́ ní bọ̀ ha wọ́n fi bẹ́ẹ̀ lò so gbogbo àwọn kìrí yìí ó yàtọ̀ síra wọn in tí wọ́n ṣe bí wọ́n Abu Hanifa náà pé irú nǹkan yẹn náà ni ọ̀rọ̀ Abu Hanifa wọ́n sọ pé fitna rẹ̀ intaha àwọn èèyàn sì wà tí wọ́n jọ ń súnà tí wọ́n Hanifa káwà kọ́ Abu Hanifa sí tàbí ọmọ jẹ́mẹ́jọ káwà máa sàlàyé tó kó sí ká máa sàlàyé rẹ̀ fáwọn èèyàn fitnatuhun taha tabara àwọn èèyàn nísì tí wọ́n ṣe tẹ̀kìlìdù rẹ̀ wọ́n ṣe tẹ̀kìlìdù àwọn àfá àmìnà àwọn àfá àwọn Málìkì wọ́n ṣe tẹ̀kìlìdù wọn náà tí wọ́n fi ń kó sáwọn kàmí tó ń kó sí tó ń parọ́ máwọn àfá àmì tó ń parọ́ máwọn pàápàá jùlọ nípa ọ̀rọ̀ maslaha tí mo sọ yìí olùmọ̀ mi máa wòye sí pé á ah, nítorí maslaha ilmiya nítorí àǹfàní ìmọ̀ ní á ah, wọ́n lè kàtíra àfáì bọ́ afá mi gún tó fi mọ́jẹ̀ mú sí pé á ah, ẹni tó bá jẹ́ ẹni tó sẹ́ wọ́n ma ni kí rárá wọ́n mọ́ súnmọ́ rárá

kó fi ṣe kò ń gẹ́ kó sí pé ní tí ó lọ wà mà lọ́dọ̀ rẹ̀ ló ń bídá kí wọ́n lọ kó sí tíra Halabi láti bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ yẹn ẹ̀dàkùn kí ló kù mẹ́ yóò kó Halabi yóò kó mbi tíra hadith lórí pé àwọn ah, gbádùn àwọn ah, gbádùn ẹni tó ṣe pé máa ń kọ nǹkan pẹ̀lú bàdíyà ni tí ó máa kọ́ lọ́nà tí ó fi dùn lọ́nà tí ó fi dùn lọ́nà tí ó fi tí ó pẹ àwọn èèyàn sí ṣe bí ẹni tí ń ta tíra ní ń tíra ń ta ni àwọn tí wọ́n ti kọ́ gbogbo bí ẹ̀sí ma ń báyàn sọ̀rọ̀ bí ẹ̀sí ma ń kọ nǹkan bí ẹ̀sí ma ń tí ó kọ́ dáadáa tẹ́rẹ orí pé ah eléyìí òun gbádùn eléyìí òun rí so ọ̀pọ̀lọpọ̀ sí ma ń rò pé kọ́rọ̀ pọ̀ òun náà ń pè nímà kọ́rọ̀ pọ̀ ọ̀rọ̀ àwọn tó wá lẹ́yìn tọ́rọ̀ wọn pọ̀ gan òun gangan nímà òun sì kọ́ nímọ̀ tí a bá rí tíra almanhajjú salafi ti sheikh Rabi' àti almanhajjú salafi ti Halabi kọ́rọ̀ àwọn ó fẹ́ yọ mẹ́wàá ti sheikh Rabi'

so nítorí náà bó sì jẹ́ nìyẹn so wọ́n ni láwọn àfáà mi náà ti sàlàyé tí Halabi kó sí náà so àwọn olóṣàlàyé tí ó kó sí tó kó sí nínú àwọn àbáwọn àwọn owó lórí tíra rẹ̀ àwọn nǹkan mìí tó pé hmm, ẹni tó gbọ́n níbi àwọn nǹkan tí ń kọ níbi kéèyàn kọ nǹkan tó mọ̀ bí ó ṣe dá ọ̀rọ̀ rú bí ó ṣe yí gbogbo ẹ̀ papọ̀ nítorí náà ah, in tẹ́yàn lè fi fi àwọn ilé ìwéra wọn nìyẹn kí yàn sí ma wá fi wéra wọn èyàn fẹ́ da èyàn fẹ́ ṣe ṣubú àpapọ̀ ni kẹ́bù jẹ́ sí pé nàṣíhà ti wà náà ni pé gbogbo àwọn tí náà bídá kíyàn jìnà sí so gbogbo àwọn tí náà bídá pàápàá jùlọ àwọn tó ti ẹ̀sí pé wọ́n rìnlẹ̀ páwọn lè wọ́n kó sí bídá gidi ni so wọ́n kó sí bídá gidi ni tí wọ́n sì tààrọ so kíyàn jìnà sí tíra àwọn náà ló dá èyí tí èyí tẹ́mì ìyẹn balẹ̀ lé lórí nìyẹn ṣùgbọ́n tá bá ráwọn olùmọ̀ nítorí maslaha ilmiya pé ah, àǹfààní táwọn náà rí pé àwọn tíra yìí tó wà nù rẹ̀ so àwọn àǹfààní tó wà nù rẹ̀ sí bá ráwọn èèyàn tí wọ́n jòkó ti alkashaf tí wọ́n kó àwọn nǹkan tó jẹ mọ́bà lágọ́ọ̀nù rẹ̀ jáde wọ́n jòkó ti alkashaf tí wọ́n kó àzìráwọn èèyàn tí wọ́n jòkó ti tí wọ́n kó àwọn nǹkan tó jẹ mọ́bà rẹ̀ jáde torí pé àwọn tíra mi tó wá lẹ́yìn àwọn Qur'an kò ìyálùn alal kashaf wọ́n ní láti fẹ́ padà sí kashaf so al-kashaf ti zamakshari so nítorí maslaha ilmiya ara wọn olùmọ̀ tí wọ́n ná kọ́ṣà tó wà nù kashaf tí wọ́n kọ́ àwọn ọmọ bẹ̀jáde tí wọ́n kọ́ àwọn ìkìzáàlù bẹ̀jáde so nítorí pé ah, ìmọ̀ yóò gbọdọ̀ ráre ọlọ́ọ̀bá ló mọ́ tó fi fi so àwọn kọ́ ọlọ́ọ̀bá ló pín tó báyẹ̀ kó wà tó bá yẹ kó wù àwa ní tó bá yẹ pé bó ṣe wù àwa ní ọlọ́wọ́ bá sì gbọ́n jù wá lọ tó bá yẹ pé bó ṣe wù àwa ní àwọ òtí ẹ̀fẹ́ kíkẹ́ dáadáa kan kó gẹ́ báwọn sáráfù sí máa ń sọ nípa àwọn òfẹ́ jẹ́ o àfẹ́ kí tí mọ̀ kankan gbogbo ọmọ súnnà wáwátá káti ẹ̀rí kankan lọ́dọ̀ ń bí rẹ̀ ṣùgbọ́n ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbọ́jù wá lọ ọlọ́ọ̀bá sì mọ́n táàmà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala a rahma da ẹni tó bá sì fún ẹni tó bá wù ló ma ń fún ọ hadha wallahu alam wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk